لهذه الأمة السحر التسحر وكذلك الإفطار فربنا سبحانه وتعالى جعل في سحورنا بركة دنياوية وأخروية جاء هذا في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة وإن شئنا نقول تسحروا فإن في السحور بركة وقد روى هذا الحديث عن رسول الله صلى الله عليه وسلم غير أنس عشرة, عشرة أشخاص منهم أبو هريرة وأبو سعيد الخدري رضي الله تعالى عنه وأرضاه وعبد الله ابن مسعود رضي الله تعالى عنه وأرضاه وجابر بن عبد الله رضي الله تعالى عنه وأرضاه وكذلك أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها رضي الله تعالى عنها وأرضاها كذلك عمرو بن العاص رضي الله تعالى نرضاه وحذيفة رضي الله تعالى نرضاه والعرباض ابن سارية رضي الله تعالى عنه أرضاه وأبو ليلى رضي الله تعالى عنه أرضاه وطلق والد قيس ابن طلق هم عشر بعد أنس بن مالك رضي الله تعالى عنهم أجمعين فقال فرما باتوا سوى المسلمين أن ترى لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم ẹ̀ntọ́nà bá láti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí ànábí wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ilé ànábí àti àwọn sọ̀hábà rẹ̀ dákùn kí àwọn náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábí sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yin ọmọ yàní ẹ̀sìn mo ń fi àṣìkọ̀rán méjì bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ òṣèrè mẹ́rin ti bẹ̀rù rẹ̀ àní takùnlọ ọba dẹ́dà asọ̀tọ́lẹ̀ tọ́sọ fún ọ̀tọ́lọ sáájú wa nìyẹn onú ẹni asọ̀tọ́lẹ̀ tọ́sọ fún àwa náà kápọ̀ náà àwa ń bẹ̀ wípé ìbẹ̀rù rẹ̀ tó jẹ́rì tòótọ́ nínú ọ̀dà níkànṣe rẹ̀ nínú ọ̀nà tó jẹ́ pé ọdá wọn fún pé ẹ̀sá wà sí ní ìsì ní yí kẹ́ àwọn kan bẹ́ẹ̀ ẹ̀dàbà ọlọ́mẹ́jì àwọn mẹ́o láyé ẹ̀sìn lóníkáwáṣe méjì àwáṣẹ́sìn mẹ́o ní gbangba ní kíámà jẹ́ ajẹ́rì ẹ̀sìn wa jẹmáà àwẹ̀dọ̀ tó dé yìí tọ́jú ọ̀kan orígun ẹ̀sìn Islam yìí gbogbo ń tí ànẹ́bì mú wá ìwọ̀ntúnwọ̀nsí ni kò fi sọ́tù jù kò fi sọ sí jù iná lọ́pàá tó fi jẹ́ pé ààwẹ̀ wa ó ń bejì tó ni ó ní sáàrì ó ní ìsinú ẹ máa wo Ọlọ́run lórí wa kí ó sì rí bẹ́ẹ̀ fún ọmọdé lọ sọ wípé wà máa jẹ́ ara lékùn le Islam wọ́n lẹ́sìn ìmọ́sùmọ́tọ̀ ni wallahi sumabillahi alladhi la ilaha illahu àwẹ̀tọ́lọ́n fún Yahudi àti Nasara òsìsáàrì mẹ́ tí wọ́n bá ti jẹun ìsinu wọ́n ò tún gbọdọ̀ jẹun tí è di ìsinu kejì wọ́n gbọdọ̀ jẹun anibisar salam bá ní sàlàyé léyìí wà á dálẹ̀ ìjẹ́ àmì àdífẹ́ amúrùn àás radiyallahu ta'ala an àrùdọ́ wípé faslu ma bayna siyamina wa siyami alil kitab akìlàtú asàhùr ìyàtọ̀ tí bẹ láàrin àwẹ̀ àwọn tí ẹ̀nà sáájú wa náà yẹ̀húdí náà sọ́rọ̀ òun náà ni pé ọba dẹ́dà tó fún ẹ̀yin nísinmi sábà pé ìrọ̀rùn lẹ̀sì fún yín báwa mùsùlùmí ṣe ń dáalé kò yé mi gbogbo ǹtọ́lọ ń sọ ń kọ́rọ̀ téyàn ó tún máa àtún ní ìsinu àtún wá láwọn tó dé wọn ṣe ẹmọ̀ ìdìtí ẹfisọ pé ìsìláàmù lè ìdìtí ẹfisọ bẹ́ẹ̀ ni wípé kò ṣe tọwọ́bọ̀ ṣùgbọ́n tó ń ti bí ò ṣe tọwọ́bọ̀ ohun tó wá ní rọrùn ọmọdé àdẹ́mà wọ́n wọ́nà lúpòlù tọ́lọ̀ mọ́ta pé ẹ̀ṣẹ́ báyìí wọ́n mọ̀ wọ́wá lúpòlù ṣe fi lúpòlù wallahi ó lè ju tọ́lọ̀ ní àṣẹ lọ ẹwà ṣe ọlọ́mọ mọ́jẹ mọ́ ṣe tó tó tó láyé nìkan níbi o tí ń sọ́nà ti bẹ̀rẹ̀ wàhálà kó se tó kó mi àkọ́kọ́ ẹ máa wè mọ́ ọlọ́run nígbàtí ààwẹ̀ dé lọ́dún kejì tàbí ìwọ̀ màdínà kí ni òfin ọlọ́run òfin ọlọ́run wípé tẹ́ ẹ bá ti sínú tẹ́ sínú ẹ gbọ́dọ̀ sùn ẹ sì tẹ́ bá ti sùn pẹ̀rẹ́ kódà tó ọ̀rùn bá wọ̀ tí èyàn kí mẹ́gbìbì tán tẹ́lẹ̀ àwọn ń gbọ́njẹ lọ́tí ẹ̀bá sùn lọ ọgbọ́dọ̀ jẹ ọmọ tí èyàn bá sì sínú tán lójú ẹsẹ̀ lọ́bá sùn lọ kí sáyẹ̀ tó dé lọ́bá jí padà kò lè jẹ ọmọ àìwá lè jẹ ọmọ rẹ̀ yẹ ni ojú méjì ni ìwáyà ìgbáwà ṣùgbọ́n padà lé jẹyọ kan ojú àkọ́kọ́ ni wípé ọwọ́ ìrìwáyà pé oúnjẹ oorun oorun o ní ó dínà oúnjẹ àti múmu àti ilé súnmọ́bẹ̀ tí oòrùn bá ti wọ̀ báhùn ìrìwáyà mi wá pé ọ̀n tí wọ́n bá ti kíṣà ìfẹ́ ni ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ méjì náà ni pé mọ̀fínà pàásùn lẹ́yìn ìṣà ìkínà lòkù oorun ni a jẹ́ pé ọba dẹ́dà ọ́hángì umar sí ibi pé mo tún ilẹ̀ tẹ́ bá ti sínú tán ẹ máa jẹun ẹ bá jẹun títítítítítítítí tó fi di wípé a padà dá òru mayàtọ̀ sára ọ̀sán tí fájírù ọyọ ẹ̀bá fẹ̀ súnmọ́bí gbogbo ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti èsùn ẹ gbọ́dọ̀ sí o ẹn tọ́lọ wọ́n fi yọ wá ń bẹ̀ o náà ni Qaysu ansari radiyallahu ta'ala anhu agbẹni ọkùnrin tọkùnrin ọ wá lọ síṣẹ́ lóko láti ìdálẹ́ ó sì gbàwẹ̀ wọ́n délé ìyàwó ní kò sí nǹkan kí ìgbà tí èdè bàbá ti sùn lọ ah, ìgbà òyà orí ìrànlá kọ́ ìbàtà ńláka nǹkan sí ọ́ ó sì gbọ́nà jẹ́ mẹ́bàá wọ́n gbóúnjẹ kò lè jẹ́mẹ́ títí títí àsùnbá àdé ọbẹ̀rẹ̀ àwẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí èdè ọ̀sán gúúṣe àlè wà ogúnmi àlè lọba dákú dídákù ìní agbára ọba dẹ́gbà sẹ́sẹ̀ wà múrú sọ́wà wípé ọdá mọ̀ yọ̀ndá radiyallahu ta'ala anhu àrùdọ́ ó sọ rín tasaharu ẹ máa jẹ sàárì o fa inna fi sàhúrí tàbáwí báhùn tó náà lánsọ tásọ̀ pé fa inna fi sàhúrí barakatan nítorí wípé ìbùkún ọlọ́m̀bẹ̀m̀bì kéèyàn máa jẹ sàárì sàárì ń jẹ́ asùhúrù ó ní sàárì ni ẹ̀bà ni fùfú ni sàhúrù lòun wàdúrù omi tàbísàwàlá omi tàbísàwàlá omi kànga ní o omi bá olù ní o omi odò ní o kọ́dùmlì wàdúrì bá ń gbé omi àlùwàlá mi wùdúrù làlùwàlá tàà ń ṣe gẹ́gẹ́ sùhúrù oní tí a ń sọ pà ń ṣe ní sáàrí sàhúrù ní tàà fi ń ṣe kí la ń ṣe oúnjẹ tàǹjẹ ṣùgbọ́n tàbátẹ́ bí àwọn ilé àwọlé rẹ̀ pé sí àti bẹ̀rẹ̀ sùhúrù a ah, ní pọ́blẹ́mù tí mọ́ ní sí ẹ̀tì bẹ̀rẹ̀ sàhúrù ìyàwó gbọ́dọ̀ bèèrè padà pé èwo ní ń bẹ̀ sí ẹ̀tì bẹ̀rẹ̀ ń tàà fẹ́ jẹ ní sáàrì o ní sàhúrù ìyíṣẹ́ta ń ṣe gẹ́gẹ́ o ní kí ni o sùhúrù tàbá wá ní tàṣáhàrú àbí tọ̀run nìkan àbí méjèèjì papọ̀ tí a bá sì tún wípé tàṣáhàrú ẹmẹ́rẹ̀ jẹ sàárì fàyínà fi sòtúrì torí bí gbogbo mẹ́ẹ̀ ṣe ń pìpí àsàárì ẹ̀tẹ́ ẹ̀ jílẹ̀ fọba àdẹ́dà ẹ̀ ni ṣùgbọ́n átàrù kan wá wà agbọ́dọ̀ mọ̀ yóò pa láti fi lè kíyà èdè lárọ́wọ́n bí o ni maimun nígbà tí ń sọ ń pa àṣẹ́sí àwọn sọ̀hábà ó ní káàna ashabu muhammadin sallallahu alaihi wasallam hasra an-nasi iftaran wa abta'ahum sahuran yóò jẹ́ àbí sùhúran ohun ọgbọ̀rọ̀ wà lójú méjì ojú ni ó wà wá ní kódà ń gbà ayé wọn àwọn tí ẹ̀ṣẹ̀ sàbẹ́ ní mẹ́sìn lẹ́yìn wọn ó ti sinú lójú ẹsẹ̀ asra annasi suhuran iftaran àwọn ní a máa tètè sínú wa àbùtọ́ àhún suhuran láwì àbí sàhúran àwọn ní a sì jẹ́ ẹni tí máa kẹ́yìn parí ìjẹ sàárì kò ní jẹ́ ìṣe sàárì máa sàhúran ìní ọwà jẹ́ àwàmọ̀ sàárì tàà fẹ́ máa jẹ yìí irú oúnjẹ wo ni oúnjẹ tó bá rún kálukú lọ́rùn náà ni ṣùgbọ́n dáápọ̀ kéèyàn má jẹ́ǹjẹ wípé ilẹ̀ máa ń pẹ́ kọ́ ìdàkẹni pé ah, ah ilẹ̀ ni ah, bóò ní ẹ̀bà ni àwọn ilẹ̀ ń pẹ́ só ṣẹ́bẹ́ náà mọ́ jẹ búrẹ́dì kẹkùlánà ó ní bẹ̀rẹ̀ orí tébù ó tún wó náà mara ilẹ̀ ń pẹ́ só ó tún jẹ̀nà but mọ́ mú kọ́ kùn sáàrì ní ìsinú ó ní akọmọ jú bí ìlàjì kọ́pùlọ ah, ah, ah, Ṣé bẹ́yìn náà fákàtẹ́ mú kọkùn, àkà tó bá gbígbẹ̀ngbẹ̀ rẹ̀ mú tí è sí ìṣe pàgbára rẹ̀ ni ọ́sọ̀ kalẹ̀ àbí ìkẹni ọ̀nà oúnjẹ ẹgbẹ́gbó se sọ́run àwábàbọ́bẹ̀ tí mo tí láàkẹ́ ìwọ́n mọ́ wà rò pé ẹ̀ẹ́tọ́ bá lẹ́sẹ̀ ẹ̀lẹ́ nǹkan tí ó kìí gbàgbà rúrùn àwọn èsì báhùn ìyí sí ni kó bá wọn kan tí wọ́n fi ń sọ wípé àwọn kónú ọlọ́run kónú àwọn a sì gbọ́rọ̀ ọlọ́run ń gbé èèyàn gbé mẹ́kì ti ń pé olúwa ò ẹ̀sánú wa ìyà ipọ̀ fún wa ní Nàìjíríà a sì gbà pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀dáríjì wà bàbá ó sì ló ń bọ́ lọ mutí láti bí 40 years ago ẹ̀sì jọ mutí jọ ojúmọ́ ó sì sẹ́ àti wà àtàwọn èèyàn rẹ kò sì sọ fún ọ irú ọlọ́run gan lò tó bá ti gbọ́ ọpọlọ ẹ̀rí pé ẹ̀wọ̀n tí a máa sọ́gùn tí a máa sọ́gùn tàbí àà tó wá ní ìṣẹ́ ni ewé ti sókó ẹlákùnbọ̀lẹ̀wé máa sùn ṣùgbọ́n kò ní sílẹ̀ káìtẹ́ yẹ ẹgbọ́ yẹ pé bónú ewé sókó ń ni sùn igi ó súnmọ́ kí ara rẹ̀ owó ojú ìgbà tí ò nílé bóòdé kò nílé gbé tẹ́rù ọmọ bà ẹ̀mbò náà ni ibi tí ó sùn náà nìsùn àwambọ̀ táìmù yẹn táìmù gbígbàdúwà ní bákanáà gbogbo tẹ́yẹ̀ rí ọjẹ́ ń sáàrì kó rí ọjẹ́ ń sáàrì àlùbáríkà ti wà ń bẹ kó dàkọ̀ jẹ́ pé omi lè yára mọ́ báyìí ń bẹ tó jẹ́ wípé kò lè jẹun lóòrùn ṣùgbọ́n sí ọlọ́run ni kọ́dà kẹ́ǹkọ̀ọ́kẹ́ yọ́ra mú omi báyìí ẹ̀sìn bẹ́ fún ọbàdẹ́ àlófin àbáríkà sí àlbáríkà àkọ́kọ́ tó tún jẹ́ ti àlìkìyàmà o ní pé mùtábà àmbẹ̀mbẹ̀ ìfitẹ̀lẹ̀ ànàbí ni torí ànàbí wà mẹ́mẹ́ jẹ sàárì kèé so sálátí ọ̀rẹ́ wa kọmọ kọmọsẹ́ntí ọgbọ̀n jẹ fún ah, àmà bí wọ́n bá sí lè jẹ fùfú kábàrà tọ́bẹ̀ sí àṣẹ ah, tí ń gbọ́gan onímọ̀ wà mí o pẹ̀wọ́ tí pẹ̀wọ́ fún oúnjẹ o pé onímọ̀ ah, àṣẹ tó sí orí ẹ̀nà òkúlẹ̀ wà tẹ́lẹ̀ táìmù tí ẹjọ jíun dáadáa ó ṣẹlẹ̀ bákan náà nínú ilé tàrítọ́ nígan a bí náà ẹlòmíì sì níbi ojú ti dé yóò máa sọ́nà ní tí wọ́n ègbọ́ ah! tí bá tún ní sẹ́ẹ̀bà lónìí láìsí ọbẹ̀ ma tí la ilaha illallah la ilaha illallah ah! ó sì ní àmọ́fojú tọrọ kámọ́fọ̀kàn tọrọ ah! kí làbá sí ó ti ń tọrọ náà àwọn èèyàn ò lè sàánú dáadáa ó lè sí bóò láàáṣẹ mọ́mọ̀ wípé sáàrí ti lọ ní ìbẹ̀rẹ̀ fúnra ọba dẹ́dà iná ẹmọ owó sí sọ́yà kalẹ̀ fakulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr حتى يتبين لكم خيط الأبيض والخيط فكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود bẹ́ẹ̀ sí sọ́kàlẹ̀ rán ọlọ́run ni ẹ máa jẹ́ sàárì ìṣó títí tẹ́ fi rí ìyàtọ̀ láàrin okùn dúdú àtokùn funfun àwọn sọ̀hábà bí ẹ ṣe gbọ́ inú wọn dùn bẹ́lẹ̀ bá ti a fẹ́ sùn yóò mú okùn dúdú yóò so mẹ́ẹ̀ṣẹ̀ bí yóò mú okùn funfun yóò so mẹ́ẹ̀ṣẹ̀ kejì yóò máa wù bá ni yóò tó jẹ́ wípé ọlọ́run kí ànàbí pípọ̀ ó ń ṣe ọlọ́run tẹ́ bá fẹ́ sọ ẹ̀mà paná àwọn tí wọn ò kéwú tí ó jẹ́ ẹ̀mà dásẹ́sìn ní ẹbá bọ́ọ̀bẹ̀ iná tà ń pa ilé iná ilé ìkọ́lá bí sọ torí ìrẹ́ ikú kan bí àrùbí sọ ìmọ̀ ń fi ìrú gbé iná ẹni ní ẹ̀sìn ṣùgbọ́n ní ìpánàbí lọ sọ́rọ̀ agbọ́yé wípé àmàrílà ṣùgbọ́n ànàbí lọ sọ yóò sì sẹ́kù dìgbẹ̀yìn ìgbà ni ọ̀rọ̀ àbáwà rọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi náà ni wípé gbogbo òmú ara wa wọ́n bùkátà kan náà bá wa sùn ṣùgbọ́n tí ó bá ti ń róye ọ̀sán láwọn ọgbọ̀yé sí wọn ò ní sùn bọ́lójú bá sùn oorun ò àti ah, ah, ìmọ̀ yàtọ̀ náà yóò tó bọ́ bí omi yóò tó mọ́ yóò sì rẹ̀ ah, tí tí tàbí fi wá ń sára ìfún ọba lọ kígbàjẹ̀ rọ́ sàsánà adébí ni tó lọ ń sọ kọrùn sàwádù lẹ́ìlì tí ó fi lọ wàbàyádùn náà àti fúnfọ́fọ́ ilẹ̀ mímọ́ pé ilẹ̀ ti máa hmm, láftà àgbà yẹn tó di pé okùn làwọn gbọ́yé sí tí ẹ lọ so ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ gbóló nǹkan ọdásọ kalẹ̀ mínàlì fajiri ọdásọ látọ̀dọ̀ ọlọ́run mínàlì fajiri àyí tí mọ̀ ń sọ ni wípé mímọ́lẹ̀ pé ilẹ̀ ti fẹ́ mọ́ fajiru àti dúdúdú òru ti ń lọ ilé lọ́wọ́ wọn nínú hadith sọ wípé ẹ máa jẹ́ ǹso ẹ máa jẹ́ sàárì ǹso ìdàsẹ̀mítò àdánù láyé mú fún yín ẹ máa jẹun lọ tẹ́ bá ti gbọ́ tí Bìlálù bá pèrún ẹ máa jẹun lọ ẹ máa jẹun lọ ẹ máa jẹun tí tẹ́ fi gbọ́ wípé Ibnu Ummi Maktumi ó pèrún nítorí pé afọ́jú lòun kí ni ó sì fà tí ó fi jẹ́ wípé yóò rírun ti ẹ̀ náà pè torí kò lè dárùn pè tí ó fi rí bí èèyàn kan sí méjì nínú ẹni tó rí náà tó pé Ibnu Maktumi ìṣẹ́jẹ́ gbẹ̀rọ̀ ti tó fájírù ti yọ asbáta asbáta kí n túnmà rẹ̀ àmbọ̀ ilé ìlàwọn kan sígbọ̀ wọ́n ní sàárì àwọn kató sọ ìfẹ́ pẹ̀lú àwọn fánà tipẹ́tipẹ́ náà ṣùgbọ́n á kí rẹ̀ tí alìfàjáre bá yọ ní ìsìn in yọrí 540 541 540 káti ẹ̀gbì sí 540 ní fájírùn yọ ó ti yọ tán àbí ṣe bí òru kan tó kù òru tó kù sára ọ̀sán ni àbára òru ibi mọ́síkìlá ti dénú àwọn kan ní àrò òru ni ẹgbẹ́sì láàrò òru ni ilẹ̀ èmẹ́ náà ni wọ́n mọ́ jẹun ní bẹ́ẹ̀ ni ara ọ̀sán ni gẹ́gẹ́ bọ́ sí pé ń gbà tóòrùn náà bẹ́ẹ̀ ni ara kí ara ọ̀sán ni torí pé bí fájìrù ṣe yọ àti kú ò ní òru ọjọ́ gbogbo ọjọ́ ni máa ń ní ni máa ń lọ́sàn òru sì máa ọ̀sán kí la fi ma ọlọ́n ni ẹ máa gbàwẹ̀ fí mi ọlọ́run ọba àwẹ̀tẹ́ ń gbà bọ́lá títà dìí súnmà àti musiyama ilalẹ́yìn ẹlọ parí àwẹ̀ sóhun fún ọlọ́run sáàmà gúrúbà sàmsì lẹ́yìnlẹ́n ọlọ́run pé òkùn tó tí kù náà kó tó nípò wọ́n máa yọ ara ọ̀sán lónìí àwọn tí wá mẹ́ sọ fún ìjọ pé ẹ̀mà wà tẹ́lẹ́wọ́ ní o bá tó rí àlà o ní o yọ máa jẹun di 445 450 455 cc ó ti fẹ́ máa yàtọ̀ díẹ̀díẹ̀ 605 610 tí ń bá nà látòjú wíńdò mò ń rí bọ̀tí má tó ká wọlé ó tún ṣe 3-3 yá àjẹ́bí 620 wọ́n ni kílódé ó ní ṣe bí òru tó kù nígbàtí alùfàjá rí yọ arọ òru ní kìí sàrò òru àwọn àmbọ̀ ẹwà máa wo ìkẹ́ tọ́lọ ń wá sí fún wa ìkẹ́ tọ́ gà pípọ̀ à ń jẹ sàárì alùfàjá fẹ́ làmọ́nilọ́ àbí ọ̀làmọ́nilọ́ kíni tó pè lè jẹ́ àfi sunan ìdàbìdàrún àbí fi àbí òrẹ́ta rọ́gbẹ̀rẹ̀ta nọ̀rọ̀ àbúrò ní àṣàṣàrám in bá wọn sọ̀rọ̀ jọ kan ó sọ̀rọ̀ wá ní ìdáṣẹ̀mí àdúkùnmù nìdá tẹ́lì kọ̀ọ̀kan yí bá gbọ́ tí olùpẹ̀rún bá ń pẹ̀rún lásùnbà ní àsìkò ààwẹ̀ wàlì ináhù fi yẹ́dì àhàdìkún tí ife kọ́bù ògì tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ fàlá yàgbọ́ àhú hátà yẹ́kìdẹ̀ àjẹ́tàwò mínú kọ mọ́ gbé ife yẹ jùlẹ̀ ọ̀rá pí ọ̀tà tó gbé ẹnu tí ẹ́ sì ń pè rú lọ mẹ́gbẹ̀ jùlẹ̀ títí tó fi rí pé ọparí ètò tó ń ṣe lórí ẹ̀ kàọkọ̀ mọ̀ lọ́wọ́ hadithi kèése ojú bó ṣe wáhùn ó ní ànábì ń sọ tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbọ́yé pé táyìmù tó bá ti jẹ́ sàárì lọ tó ń jẹ bá sì kù wájú rẹ̀ tẹ́mì rí òsì tí ìpò ń bẹ̀ tí ó sì ń pèrò lọ sí tí ẹ̀bá parí ẹ̀bá rẹ̀ ọjẹ́ran sí fi pàmàlé wọ́n sì rùn pé ọ̀tà àdàbí ọ̀sọ́ bá wọn tẹ́lì nínú tó sọ̀há rẹ̀ bàbá albani bẹ̀mẹ̀ rahimahullahu ta'ala rahmatan wasi'a ṣùgbọ́n kí ni ànàbí ń sọ fún wa àwambọ̀ tẹ́lì kọ̀kẹ́ bá ń jẹ sàárì lọ́wọ́ sẹ́ tó wá gbé ife tọ́fẹ́ máa mú mi ní a bá ń pẹ̀rún kó má sí ìmẹ̀ 5 minutes kún magribi wọ́n sì mẹ́yìn yọbí 5 pò nínú ti sàárì kí ló dé ọlọ́run ọ̀fẹ́ káwọn èèyàn lọ rẹ̀ sínú ní ìgbà tí òun ètí wọ̀ téèyàn bá sídọ̀ pọ́bá títà bìnì tí ń kó báhùn ẹlòmí ilẹ̀ máa pẹ́ ṣáàpù yóò pè kò tún ní ṣáàpù bá mi téèyàn bá sí báwọn ẹlòmí yọ 5 pò bí ti sàárì yóò rùn ẹran tó yí ti ń jẹ́bọ̀ yóò rùn wọ tààrùn tó bá jẹ́ pé àdánù yìí ọmọ sọ fún wa wípé ìgbàtọ́ yọ oní mùhádínù ń pè lójú ẹsẹ̀ àmìbí ò ní mẹ́rin sọ fún wa ní ìsìn tẹ́ǹkọ̀ kan yí bá ń jẹ sàárì lọ tí ó wá ń pè ìrun ìrun tí ń pè ìtàìmù yẹn lọ kọ́ mọ́ fi ṣe kọ́ parí láti bí ojú márùn wá jáde sí gbogbo jẹsàrì jẹsàrì kí lójú àkọ́kọ́ an èèyàn jẹ sàárì lọ ó sì dá lójú pin gbọ́dọ̀ ọba dẹ́dà kò ní pẹ́lú bá sọ̀rọ̀ pé sàárì rẹ̀ kí èsì ọ̀rọ̀ lójú pé alfàjárí ètí yọ kí ló fi mà à ń sọ ní ìsìn pé àwọn ìkẹ́sìkẹ́ 540 o fine o wa nje saari 4 kí fẹ́ gbé wá bá wà nínú Ah, ní pọ́lẹ́mù kọ́dà ó tó fún lẹ̀mọ́ rẹ̀ ẹlòmí ń parí sàárẹ̀ lágó méjìlá àtàgò mẹ́sàn ló ti máa wà agó àbú ẹgbà kí táìmù nàmà sẹ́yìn jáde àwẹ́wà iná yóò ní mẹ́yà áhùn ẹbẹ̀ mọ́bìnrin lọ́wọ́ ẹ̀nìkan rí pé ń bò lé ágẹ́sàrí onílẹ̀rin tàbí jẹ́ màbánu kódà kéyìn omi lásán o jẹ́ pé èèyàn mú ní 538 ó sì sọ́rọ̀ 539 ìṣẹ́tùkà lè mú kèé sí agó mẹ́sìnláwé ọmọ ẹgbù lára kí ọlọ́ni àwambọ̀ ìdájọ́ ẹni àkọ́kọ́ lọ tọ́jọ́ wípé ìjẹ sàárì ó sì dá lójú pin wípé tí yọ torí wípé ń tó tún lé ń bí ọgbọ̀n ṣẹ́jú tí wákàtí kan ń bẹ́lẹ̀ number one ẹni kejì ayyatayakkọ́nà ayyakula wa yashrab wa yatayakkọ́n anna al-fajra qad tala'a bí se ń jẹ tí mú lọ o ń gan nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ kò sí ìrùjú ń bẹ̀ fún wípé alfajari ti yọ alfajari ti kejì tí kí ni o àkọ́kọ́ wọ́n báyẹ̀ ní ìsìn tí ń jẹ oní 630 wọ́n ní kílẹ̀ ìdí àbú <laughs> oníṣàrí ni táa bá wá wòye ìṣẹ́jú tí ń bẹ lẹ́yìn 540 bí i tẹni àkọ́kọ́ o ń tọ́rùn kọgbàwẹ̀ fọ́lọ́wọ́ bá dẹ́dà ọ̀láwẹ̀ ó di méjì ẹmọ́ ẹgbòkẹ́ o nínú márùn áwàwó ìtọ́lọmbá ní sáìnbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta an ya'kula wa yashraba wa ويغلب على ظنه أنه لم يطلب ṣùgbọ́n nísẹ̀lẹ̀ ọkẹ̀ rẹ̀ pàtàkọ́ta in tó gbílé ní ọkẹ̀ rẹ̀ jù wípé kì í yọ bí ni ẹn tí ń jẹun ọpẹ́ jí ìwà ń jẹun ní 532 ló bẹ̀rẹ̀ sí ń Hmm. ṣùgbọ́n nígbà yẹn òun fi ẹ̀mí gbé e lọ agbó rẹ̀ ti gbogbo rẹ̀ náà kò lè tí jù ah, no ọmọ ah, ah, sáré ó sì sọ́ọ́mù sọ̀hí ọlọ́run ọmọ akẹ́ àwẹ̀rẹ̀ ó di mẹ́ta ẹni kẹrin bí وغلب على ظنه أن الفجر طالع أها لاربا ياتو ó sì dá lójú wípé táìmù tó ń mú mi lọ́yìí fájírù sì yọ lọ́wọ́ ó mú mi wọ 540 àti 15 seconds fájírù tẹ́ ní yóò yọ ní 540 gbìí ṣe bọ́ tó wà yẹ gbìmọ̀ ibú náà mẹ́ yọ díẹ̀ o ní bẹ̀rẹ̀ ọwá ń jẹ ń lọ mọ́ ìgbà títí sẹ̀yìn yọ kí ni o tí ń yọ lọ àwọn ń tàn lálàáfíà o kọ́dà wọ 541 tàà bá sì kíyèsí bá ṣe máa ń wò náà ẹ̀rì wípé kí ni yọ mọ̀ wá díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kéèsẹ̀ rú bí tàà jọ wà láti mẹ́ta sì ti wọlé ìkẹni ọ̀wọlé ẹlẹ́ẹ̀karùn an ya'kula wa yashruba ma'a at-taraddudi alladhi laysa fihi rujuhan laysa fihi rujuhan ala annahu tala'a lam yatlu ba'd bí ṣe ń jẹun lọ bẹ́ẹ̀ ní sí ní yìí pé fájìrù ti yọ ọkàn sọ pé kéè yọ ṣùgbọ́n láàrin méjèèjì kò rí bí gbẹ́ ní àṣì pé ó ti yọ ni mọ́ máàkì tàbí kéèkì yọ ni mọ máàkì kò rí gbígbẹ́mì sí àríwẹ́tẹ̀jì náà ó ti yọ ọjọ́ títẹ́ lẹ́ẹ̀kẹta tó jẹ́ wípé ó sì dá lójú pé kéèkì yọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ méjì níbi eléyìí àti ọdá lójú àti ọdọ́dọ́ kú sí àkámẹ́ àwọ̀ rẹ̀ lálàáfíà o nínú márùn mẹ́rin sí lọ kí tẹ́lẹ̀ kí ni o tí ó ń pè òrùn sí àárí wípé gbogbo ẹni tí ó bá ń padà bá ní fi kún sáàrì àbí yọkún mẹ́sẹ̀ rẹ̀ ṣe ká máa dínà burúkú ni tó wọ́n ń pé a ah, jẹ́ ń parí omi yìí Ànábì ní kọ́mọ́ gbèjúlẹ̀ kọ padà mú tí ó mú kí sì ni tọ́fà ó náà ni bìnáwùlẹ̀ fúnkúnmí alálà asìlì a fẹ́ mọ ìdájọ́ lórí ìpìlẹ̀ kí nípìlẹ̀ òòrùn sì ń sẹ́kù torípé òòrùn ni ó pinlẹ̀ wà ọ́sẹ̀fẹ̀ máa lọ ni ìṣẹ́kú rẹ̀ àádájọ́ fún bẹ́ torí pé ọ̀sẹ̀ ìwọlé 1 àwambọ̀ bí ẹ̀ ṣe ní ká lọ́ra jẹ sàárì ibi tó rẹ̀ wà nìyẹn ìsinu káwà tètè sinu kí pé àwọn ọ̀rọ̀sọ̀sọ́lám ó ṣẹ̀rọ̀ wa ni la yazalu an-nasu bi khairin ma ajjalu al ẹba ń sọ fún ọmọ ni ọ̀rọ̀ yín ọmọ bọ́sì ẹ ní sẹ́sì ẹ mọ̀ rówó ná ẹ mọ̀ lálàáfíà tẹ bá ń tètè sínú ní o kí ló jẹ́ tó báyìí níbò rí mí ìrìnàmì hakim ó sì ọlọ́ ni la yazalu dinu zahiran ma ajdal fitr táwọn èèyàn bá tètè sínú ẹ̀sìn ò ní yẹ́kò ní gbò lẹ́n tí ó rí ìdí fi múlẹ̀ tẹ́sì bá sì ti fi ìdí múlẹ̀lẹ̀ ní àwùjọ orí ọlọ́wọ́ máa sọ̀kalẹ̀ orí ọlọ́wọ́ máa sọ̀kalẹ̀ ibi ó bá ti ń sin lọ́run ìkẹ́ ọlọ́wọ́ máa débẹ̀ ìkẹ́ ọlọ́wọ́ máa débẹ̀ ìkẹ́ ọlọ́wọ́ kí lọ́pàá tó fi jẹ́ pé mẹ́sàlásí ọlọ́run láìkì jù torí pé kìí ṣe ògiri ta kọ́ òǹkọ́ ìntàǹsẹ́nu bí ní wọ ọba dẹ́dà yóò sọ̀rọ̀ ní ó tètè mọ́ bọ̀ mẹ́sàlásí yọ yẹ̀nà fílà tàbí èèyàn bínú nulé èèyàn máa wá mọ́sálásí nítorí pé ààyè kan ni tí kí ọlọ́run tó mú bá ti yọ́ sí nǹkan kan ẹ mọ̀ rí kẹ náà dára nǹkan ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà míì ìgbà tó jẹ́ pé bá bá gbé òrùn 100 dé mọ́sálásí bí 80 ọlọ́run yóò ti gbàgbà tó bá ti dẹnu gẹ́ẹ̀tì padà ah! ó ti jẹ́ ìtàfónù tó rántí nù kọ́lọ̀n jò jáde gbogbo ayé payà wa kọba ní sọ́dí fọ̀kànbalẹ̀ o káàkiri máa sínú bẹ́ẹ̀ láti láti wà máa sínú anábì sallallahu alaihi wasallama o ni idha aqbala al-laylu min hahuna wa adbara an-nahar min hahuna tóòrù bá ti yọ al-layl tẹ́wọ́ bá ti tóòrù ti yọ ń bí níjọ́ náà lọ́n anábì wa nawọ́ sí mashriku ibi tóòrù ti máa yọ anábì tẹ́wọ́ bá ti tóòrù bá ti yọ láti bí wà ára náà mìíràn àwọn àtẹ́rí tí ó sàn yẹ́yẹ padà bí ọwà rẹ̀ wọ́n síbi tóòrùn tí ṣegílẹ̀ títí ń wọ̀ tẹbàrí tóòrùn bá ti rú ọ̀nà wọ́n síbi tóòrùn tí ń yọ tẹbàrí tí ọ̀sàn bá ti yẹ́yẹ padà ọ̀nà wọ́n síbi tóòrùn tí ṣegílẹ̀ títí ń wọ̀ Ànábì fi gbólóhùn kan wà shams tóòrùn sì ti wọ̀ fàkọ̀dẹ̀ aftara sọ́ìm ẹn tí ń gbáwẹ̀ ẹ̀kọ́ lọ ó ti sínú ìṣínú ti tó fún àwọn apákan àfáà túbáhùn pé ẹnu ti tó sí níbitọ́rùn ti yọ ọ̀sẹ̀ yẹ́yìn padà ń bí níbitọ́rùn ti wọ́ àfàkọ̀dẹ̀ after sọ́yìn ẹn tí ti ń gbà ẹ̀kọ́ lọ́wọ́ bá dẹ́dà bọ̀ láti àárọ̀ ẹnu ìtó sí fún ọwọ́ apákan àfà ní túnmọ̀kanú ìtumọ̀ mí ìdá afẹ́lẹ́mìnà àhúnà tẹ́ ọba ti rí tóòrùn bá ti ṣe kí ni o tọ́ bá ti yọ ń bí láti bí tóòrùn ti máa shams tóòrùn sí ti wọ̀ fàkọ́dí aftọ́rọ̀ sọ imú lọ́dọ̀ ọlọ́ ní sánmà yóò pàṣẹ fún àmàlìkà ìpé ìwé tẹ́ nǹkan ọkọ̀ àwọn gbàwẹ̀gbàwẹ̀ sí lórílẹ̀ ẹ̀pàdé ọwá sínú ọrùn rẹ̀ wọ́wá o sínú lórílẹ̀ ọlọ́run ọ̀lẹ́ tí la tazalu ummati bi khayr àwọn umma mi eku ọmọ ké fún ọbí eku ẹyọ ọmọ ké fún ọbí ẹyẹ ọwọ́ wọ́n ma bọ́ sí rọrùn ma lam tantazir bi fitra nujum lókùrú bàtẹ́ bàtí ma retí kíráwọ̀ jáde kẹtó sínú àṣíyọ́sẹ̀lẹ̀ àwọn ṣíà tí ó sì sí láyé tí ìràwọ̀ ọ̀bà jáde wọ́n kọ̀rọ̀ sínú tí ó sì mẹ́sàn náà jẹmáà ìsẹsí àyàwó lè sùn lóò àti ọ̀sọ́rọ̀ ẹ má ma wo ìràwọ̀ kìí ní ẹwò bóòrùn bá ti wọ̀ ẹsìkẹ́ ni ó ẹ̀sìnù àti wábọ́ abárímà kí lè mọ̀ náà jẹ́ àfi sahih bal fi àfitọ́rúná àlàáàdì nàbí ìsìràsálàm yau ma wáyé fún matọ́lá àti shams láyíyà nàbí agbàwẹ̀ but àsìkò kúrúkúrú ní nígbàtí a ń wo ọjọ́ pé oòrùn ti wọ̀ tó ń kálukú se ń sínú nù a wá sínú tán fún matọ́lá àti shams lóòrùn bá tó yọ padà ah. àwọn tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n bí ìṣàmù lẹ́rẹ̀ wípé fa'umiru bil qada ìṣàn ṣe bí ẹni wọ́n kọ́ ọ̀rẹ̀ yẹsẹ padà àbúrò ni wọ́n sẹ́wọ̀n padà ní ìṣàn bára ní pé gbọ́dọ̀ min qada ìsẹsẹ̀ lọ́wọ́nù ìsìfàmù ní nkar mahadúfù láàdá ìsìfàmù ní wọ́n pa láàrẹ̀ in tó yẹ kíta bí wọ̀ jẹ́ ni wípé fa'umiru bil qada لا بد من قضاء أو لا بد من القضاء هو أن بد من قضاء كي هو في كنت وفي نقبع وفرع ṣùgbọ́n ma'amar nígbà tóhun tó gbọ́rọ̀ ń padà lẹ́nu ìṣàmù tí a tún bí nípò mi wípé ìṣàmù sí ó sì bẹ̀rẹ̀ dúpọ̀ wọn paná láṣẹ pé kí wọ́n dáwẹ̀ ń padà onílà ah. adìrì àkọ́dọ̀ amla sí wọ́n gbàpadà bí wọ́n gbàpadà àbí wọ́n pọ́lẹ́sẹ̀ in mau a jẹ́ pé ọrọ̀ àkọ́kọ́ ìṣìhádọ̀dọ̀ ti ẹni òun rò ìyẹn náà ló sì di ọ̀dá ìmọ̀lẹ́ láàrin àwọn àfá bí 90% àwọn àfá jùmùhúrù nù níbo ni wọ́n lọ ibi tí wọ́n lọ ni wípé tí rẹ̀ bá ti ẹsẹ̀lẹ̀ pẹ̀rẹ́ wọ́n gbáwẹ̀ padà o ọ̀rọ̀ kejì ni wípé wọn ò ní gbáwẹ̀ padà torí wípé mẹ́jẹ̀bù umaru ààrí ìkẹgbámúnú ọ̀rọ̀ méjèèjì umaru sọ wípé wọ́n gbà padà níbòmí umaru sọ wípé ah àti ṣe tọ́lọ̀ rẹ̀ wa tàbá wá jọlọjọ̀bọ̀ lórí mẹ́sàláì apákan àfáà ni wọ́n bà padà ìdí ni wípé in tí sáàrí ti rọrùn báhùn o náà ni ìmẹ́ ìdájọ́ lórí ìpìlẹ̀ pé òrùlú sí wà in tí ti ìsinú fi lẹ o náà ni ìmẹ́ ìdájọ́ lórí ìpìlẹ̀ tí ẹ̀nà wípé ọ̀sán sí la wà nígbàtọ́sẹ̀ bá kú òní ọkọ̀ só wọ́n ni innal mukallafina innama khutibu bi gbogbo ẹntọ́lọ̀ ti láwọ̀ ẹ̀sìn bọ̀lọ́rùn ìnẹ́lìmù kàlàfíìn ìnàmà hùtìbú ìzọ́hìr gbogbo ẹntọ́lọ̀ ti láwọ̀ ẹ̀sìn bọ̀lọ́rùn tó ti bàlágà in tó yíè tó hàn bí báyìí ìnàlọ́rùn ọba ti bá lo gbàwẹ̀ fún mi bóòrò bá ti wọ̀ sílọ́rí sínú ọwá rí pọ́ọ̀rù ti wọ̀ pẹ̀lú bóòrùn se wojú fa ìdẹ̀ṣẹ́ àdù tí ó bá gbìyànjú rí tọ́lọ̀ rẹ̀ wọn fa áàtọ̀ tí ó wá se mistéèkì fàlà àrọ̀jà àlẹ́yìn fi ìdárí ọlọ́run lè bí wọn àwọn tí ó sínú yìí wọn ò fẹ́ sínú pa pé ẹwẹ́ ó tó gẹ́ àtọ́pọ̀lọpọ̀ yóò fi ṣe mistéèkì bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀fẹ̀ fún ìyàmọ́nà kí mọ́nà ẹlòmínú ọ̀tọ̀ dàrọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ah, láyé ànábì àkínkàbà jẹ́ ti ẹ̀sàwánà ṣùgbọ́n kẹ́kì Ramadan náà ni ó kò sí èdè wé nǹkan bí ó yà ulẹ̀ bá padà kọ́kàn ọba lẹ́ ọkọ̀ owó ni ọ̀wà bá ní ibi ọdí sí tọ́lọ̀rọ̀ náà wọn kó sí màmá ní kankan ìkejì lè ní mú ìdínlẹ̀ láì tààrà kí a ṣùgbọ́n gbogbo tí àwọn nǹkan sí jọ́nà lọ́un gbogbo tó tó dénú ilé ayé táyé tó fi ẹ e tó di ń tàà tó gbọ́yé sí ìgbà ìlọ kò sí láyé wọn kò sáàgó kò sí nǹkan so ẹba ti rẹ̀ tó bẹ́ẹ̀ sínú ní sísta tẹ̀ so orí tàà bá ní àjọ máa fi wẹ́dà òun nìkan wò iná lọ ẹka máa fi wò ṣùgbọ́n lọ́n ti gbé yìmọ̀ tó tó so wa mọ́ káàkì mọ̀ wẹ́dà àfọ́ ní ẹ̀ ẹsẹ̀ sùúrù 28 minutes sí ọlọ́run ọgbà ṣe àlọ́ àtùnimọ́ òní kò tó àtànàmánà kó fi kọ́ síbi tánàbí sọ yìí wípé la yazalu nasu bi khairin ma ajjalul fitr àwọn èèyàn ma rí oore wọ́n ma sẹ̀mínú oore wọ́n ma sẹ̀mínú rọrùn tí wọ́n bá tètè ń sínú jàmá káwà mùsùlùmí ti ẹ̀mú eléyìn kápẹ́ láti ẹ̀tú rọrùn kápá ti ẹ̀fẹ̀ bọ́kùn wà láti ń bẹ ní ọrùn wá ní gbogbo nǹkan tọ́wọ́ gbogbo torí pé sí tí ọ yọ annà bẹ́ táàmọ́ mọ̀tá yóò pè ọlọ́mọ mọ̀pẹ́yìn fẹ́ pè toró lógún ogun rẹ̀ yóò pè bọ́pọ̀lọ́ ìrọ́ nípa ètí ń pè èèyàn lọ́lọ́run bọ́fẹ́ pọ̀lọ́ náà èèyàn rẹ̀ ti ń pè náà ni ó pè ìdán jẹmọ́ ẹ̀jọ jáìtì máa sínú lásìkò yìí gbogbo tó wáyé fi sínú kámúlọ kámúlọ kó sínú ẹlẹ́ẹ̀kejì pé bó òpinlẹ̀ sínú ọ̀nà gan wọn òpinlẹ̀ pàwí ẹni tí ń dáwẹ̀ lórílẹ̀ ọlọ́ndé tí wọ́n wà máa fi àjẹ́ra mi sí ẹtú wá wo bí ọlọ́mgbò rẹ̀ wá sí kwẹ́ṣọ́nì ansari àti wá kọ́ sórí ẹ̀kú tó dọ́nà náà ah, ó ní wọ́n bó nǹkan ni o mọ́tò di agbúdé wọ́n bá kọ́ tálàfíà sí wà tààsìlì kọ́ àwọn bí ọba dẹ́dà nínú ọ̀dà mẹ́kànsí rẹ̀ kó lù àwọ àtẹ̀yìnà di jùmọ́ àti ń bọ́ látò tẹ́síwájú nípa àwọn ìdájọ́ ààwẹ̀ lọ́tọ̀ lọ́sì àbí ọba kọ wá mẹ́jì àrígbẹ̀yìn rẹ̀ sínú ònira kọ mẹ́jì àrígbẹ̀nù rẹ̀ sínú ẹkún gbogbo àwọn tí wọ́n sì ń wà lọ́wọ́ pín wọn lọ́n mẹ́jì àwọ̀ ìwòpé mẹ́wàá tó fi tú òun lẹ̀ tó ma lọlé discharge ẹnìkan in tó dú tí discharge ẹ̀ sánmà ní ohun discharge ẹ̀ sánmà ni ó ṣe gẹ́ ni ohun kọ́dà wọ́n lè mọ́ fún yàlá láàfíà tí ó discharge ẹ̀ ẹ̀rùn pẹ́ àtùmọ̀ṣẹ́rẹ̀bọ̀tí ẹmọ́ gbé ọ̀rọ̀ lẹ́nà ọlọ́ndàkù mọ́fàràníyàwó gbogbo ń tàà kó dénú oṣù nínú rẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run jáàlè túbà tó tọ́ mẹ́wò wọ́ládàní kàṣẹ rẹ̀ jáàlè túbà tó tọ́ mẹ́wò làwá la gbogbo tó sì fún wáwò wọ́ládàní kàṣẹ rẹ̀ sì jẹ́ kọ́kàn wọ́ balẹ̀ méjì ajẹ́ gbèsè o jẹ́ kọ́kàn wọ́ balẹ̀ o نسأله سبحانه وتعالى يوفقنا بالسيام وقيام على نار يولي عنا ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد بلغنا الرحمن رمضان ولا بد لنا أن نشمر لاستقبال هذا الشارع المبارك فإنه شعر لله في جميل لياليه أتقاء من النيران نسأل سبحانه وتعالى يجعل وإياكم منهم أمتنا جاءنا رسول الله صلى الله عليه وسلم بالوسطية قال الله تعالى وكذلك جعلناكم أمة وسطا وقال سبحانه وتسامى كنتم خير أمة أخرجت للناس كيف لا فصيامنا بين الإفطار وأكلة السحور لذلك كان رسول الله صلى الله عليه وسلم يستحث أمته على التصحر جاء هذا في الصحيحين من حديث أنس ابن مالك رضي الله تعالى أنه وأرضاه وقد شارك أنس في رواية هذا الحديث عن رسول الله صلى الله عليه وسلم عشرة أشخاص آخر منهم أبو هريرة رضي الله تعالى أنه وأرضاه وأبو سعيد الخدري رضي الله تعالى عنه أرضاه وعبد الله ابن مسعود رضي الله تعالى عنه أرضاه وجابر بن عبد الله رضي الله تعالى عنه أرضاه وأم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها رضي الله تعالى عنها وأرضاها وعمر بن عاص رضي الله تعالى عنه أرضاه وحذيفة رضي الله تعالى عنه وأرضاه والعرباد بن سارية رضي الله تعالى عنه أرضاه وأبو ليلى رضي الله تعالى عنه أرضاه وطلق والد قيس ابن طلق رضي الله تعالى عنهم أجمعين قالوا قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة وإن شئنا نقول تسحروا فإن في السحور بركة لذلك أثنى أمر ابن ميمون على أصحاب رسول الله صلى الله عليه وسلم بقوله كان أصحاب محمد صلى الله عليه وسلم أسرع الناس إفطارا وأبطأهم سحورا رحمه الله رحمة واسعة فالرسول صلوات ربي وسلام عليه قد استحثنا كثيرا في التسحر لذلك أثبت البركة الدنيوية والأخروية في التسحر بقوله تسحروا فإن في السحور بركة لذلك قال أهل العلم كل من يتسحر وكان يخاف طلوع الفجر ففي أمره خمسة أمور بناء على ما جاء في السنن إن أبي داود من حديث أبي هريرة رضا رضا قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمع أحدكم النداء والإناء في يده فلا يدعه حتى يقضي حاجته منه وقد فهم بعض الناس هذا الحديث فأمن معكوسا والأمر بخلاف ذلك لذلك قال أهل العلم في هذه المسألة خمسة أقسام والكسم الأول أن يتسحر الصائم وهو متيقن أن الفجر لم يطلع بعد ويأكل ويشرب فإن صومه صحيح والقسم الثاني أن يتسحر الصائم وهو متيقن بأن الفجر قد طلع فصومه غير الصحيح والقسم الثالث أن يتسحر الصائم ويأكل ويشرب وهو شاك في طلوع الفجر لكنه غلب على ظني أنه لم يقل بعد فصومه صحيح والكسم الرابع أن يتسحر الصائم ويأكل ويشرب وهو متيقن أو وغلب على ظنه أن الفجر طالئ فصومه صحيح كذلك والكسم الخامس أن يتسحر الصائم مع التردد الذي ليس فيه رجحان بين طلوع الفجر وبين عدم طلوعه فإن صومه كذلك صحيح بارك الله لي ولكم في القرآن والسنة وصنة ورفض الله وإياكم بما فيه من الذكر لكن أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادي الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تسحروا فإن في السحر بركة هي مقالة ثابتة عن نبيكم وكذلك عجلوا الإفطار كيف لا جاء في الصحيحين من حديث صلب صلى ساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عد الفطر وفي رواية لا تزال أمتي بخير ما لم تنتدر بفطرها النجوم وقد حصل ذلك كل من أراد الخير إن الله سبحانه وتعالى في هذه الأيام فليعجل الفطرة فإن في ذلك خير كثير أمتنا كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا على الابتكار بالإفطار وهذا الذي جاء من حديث بسيد سيد الخدري رضي الله تعالى رضاه قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل هنا وأشر إلى المشرك وأدبر النهار من ها هنا وأشر إلى المغرب وغربت الشمس فقد أفطر الصائم أمتنا وقد أفطر ناس على عهد رسول الله صلى الله عليه وسلم ظانين أن الشمس قد غربت ثم طلعت بعد ماذا فعلوا هذا الذي جاء في صحيح من حديث أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها وأرضاها قالت أفطرنا على عهد النبي صلى الله عليه وسلم يوم غيم وفي رواية في يوم غيم ثم طلعت الشمس قيل لهشام من رواية هذا الحديث فأمروا بالقضاء فقال بد من قضاء وتقدير هذا أنه استفهام من معذوف الحد وتقديره لا بد من القضاء ثم قال معمر سألت إشاما عن ذلك فقال لا أدري أقضوا أم لا فاختلف عن العلم في هذا لكن الجمهور على العلم ذهبوا إلى أن هذا إذا حدث لا بد لهم من الإعادة لا بد لهم من القضاء لأن الأمر مبني العصل الأصل في هذه المسألة فالأصل بقاء النهار والقول الثاني على أنه ليس عليهم قضاء ومما هذا أشار ابن منير في حاشيته بقوله إن المكلفين إنما خطبوا الظاهر فإذا اجتهدوا فأفطروا فلا حرج عليهم في ذلك نسأل الله الذي لا إله إلا هو أن يرفع قدرنا في الدنيا والآخرة وأن يغفر لنا ذنوبنا وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم دمر عداك داء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبكتابك وبسنة نبيك سوءا اللهم عرض الفتن وجل كله في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا أحسن عداءك وعداءنا عددا واقتل جددا ولا تغرب أحدا اللهم ربنا انتقل لبارك المستضعفين من المؤمنين والملك في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا لا تحرمنا لا تحرمنا أجر هذه العبادة يا أرحم الراحمين ولا تحرمنا خير ما عندك من شر ما عندنا اللهم بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه داعي يا أجر الأجوانين عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما نحن نأهل فننع أهل الذنوب والمعاصي اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم لأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدور القائل في مقلشة الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وسلم وسلم تسليما كثيرا